أشكر لنعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية بارئنا لجميع خلقه بل وصيته للأولين والآخرين قال الله سبحانه وتسامى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام وهكذا هذا النبي صلوات ربي وسلام عليه يذب عن ابنته يذب عن ابنته وكان يدفع عنها الشر كان يدب عنها في الغيرة والإنصاف لها صلوات ربه وسلام عليه كما جاء هذا من حديث المسوى ابن محرم رضي الله تعالى نرضى والحديث مخرج في الصحيحين بل في غيرهما وهذا النبي صلى الله عليه وسلم بدأ يعلن على رؤوس الصحابة على منبر الشريف على أن آل هشام المغيرة يريدون أن ينكوا عليا ابنتهم وهو أي الرسول لا يرضى بذلك فلا آذن ثم لا آذن ثم لا آذن إلا أن يريد ابن أبي طالب أن يطلق ابنتي وينكى ابنتهم فإنما هي بضعة مني يريبني ما يريبها ويؤذيني ما يؤذيها ومن هنا جاءت بعض الشبهات لبعض الناس في هذا الحديث على أن رسول الله صلى الله عليه وسلم أرسل رحمة للعالمين وكيف كان يذب عن ابنته ولا يذب عن امرأة مسلمة لأجل أن أباها كان عدوا لله سبحانه وتعالى وهو الذي أنزل عليه قول الله سبحانه وتعالى ولا تزر وازرة وزر أخرى لا بد من بيان ومن كشف أن هذه الشبهات ولكن قبل ذلك فلتعلموا أن الحكمة كل الحكمة فيما قاله الرسول أو فيما قاله رسول الله صلى الله عليه وسلم علم ذلك من علمه وجهل ذلك من جهله فالإيمان الحقيقي الاستسلام لله والجميع ما جاء به الرسول صلى الله عليه وسلم سواء أدرك الإنسان حكمة ذلك أو لم يدركه لا بد له أن يسلم الأمر لله سبحانه وتعالى ويستسلمه لله سبحانه وتعالى فهذا علامة إيمانه الحقيقي وقال فرما بعض سواء المسلمين أن تطرى لكي كرات جريفان النبي صلى الله عليه وسلم أن تلهم بنات بما جاك يفوقوا ولو بان سالكون كان النبي وبان سالكون لاري أتي أولي أتنا صحابة لاري كي أولا بلاوة توقف النبي صلى الله عليه وسلم نجب للكيامة أيضا أنواسي mo ń fi àsìkò náà ní tí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gbẹ̀ òṣèrè náà nílẹ̀ tí ìbẹ̀rù rẹ̀ anittaqullah ẹ̀kọ́nú ọlọ́ngọba anittaqullah kakọ́nú ọlọ́ngọba Allah subhanahu wa ta'ala ọkọ̀ wálásẹ̀ ẹ̀bẹ̀ ní àwọn àyètọ̀pọ̀ nínú al-Qur'an èsì ìsáwà nìkan bó ṣe sọ fún àtọ́lọ sáájú wa nù bẹ́ẹ̀ náà ni tó ń sọ fún àwa náà kó jí ọjẹ́ ìrọ̀rùn

ike Allah subhanahu wa ta'ala ó jí ọ́rá yóò lè gbáyà nàbí sallallahu alaihi wasallam ju gbogbo èèyàn lọ ṣùgbọ́n wọn kọ́kọ́ ń bẹ tí ń dá ayẹ̀hányàlẹ̀ lọ́dọ̀ àwọn tó bẹ́ wípé ìntàn nàbí mọ́wàí wọn kò wọn ìmá sọ pé àwọn fẹ́ awambo a sọ̀rọ̀ ń pa ìkẹ́ ìpípọ̀ awá sọ̀rọ̀ débi in táwọn kan rò wípé Ànábì sallallahu alaihi wasallam tí è jẹ́ ìlẹ́yẹ kọ̀ ẹkó bínú kí lọ fẹ́ palẹ́kún kí lọ fẹ́ máa mú rẹ̀ rìn sí bí wọ́n ti sọ pẹ́sàn fún àwọn ń kí àrẹ̀bọ́kùn wọ́n sọ pẹ́sàn fún Ànábì láti báláǹsì rẹ̀ fún iṣẹ́ ńlá tí wọ́n fẹ́ gbé lọ́wọ́ ni kìí ṣe pé wọ́n fẹ́ fi sọ di dìdìrin o salawatu rabbi wa salamu alayhi eléyìí ìlọ́wọ́ adọ́wà padà síbi qissa Ali tó jẹ́ a sọ̀rọ̀ díẹ̀ fẹ́ fẹ́ ìyàwó mi dé Fátímà Ànábì sallallahu àwọn ẹbí ìwàbà alìyàn ìwàbà fúnra rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀bá ìyà níbi máa alájá rẹ̀ ní kọ́rọ̀ ọba ní kọ́rọ̀ ní ọba wọn bí ní kọ́rọ̀ ní sí gbogbo wa gbangba kí ni gbangba náà sọ ìdàlẹ̀ ogun rẹ̀ lọ fún ọ̀rẹ́ sí màpọ̀mà mi ní bẹ́lẹ̀ alì sọ́tẹ̀mì lọ́rùn bẹ́ ó sọ́rọ̀ ní kọ̀tẹ̀ lọ́rùn òwútẹ́ ẹ̀mẹ́ta ó sì sọ̀dí fẹ́yìn a ń fi kí a fi ànàbí sallallahu alaihi wasallam ẹni tọ́lọ ń balansi tí ń ṣẹlẹ̀ ìpátá máa wọn tí ààrẹ ń bẹ́ ń sàlẹ̀ ọkàn wọn ọdárùn-ún alójú wípé ẹ̀dùn kí ni ẹ̀rí tán nẹ́bí mọ́wá tán sàgbọ̀yé mú àdífì ẹ alì ò lè fẹ́yàwó lọ máa tèmi o torí ọ máa tèmi ara mi ní àti mú o hmm. ọmọ ti wá náà ara tẹ̀ náà ní àti mú olóde ọmọ mi kò sí àfúnmọ́ láyé kò sáwà àti fúnmọ́ láyé ẹni náà onú ni bàbá mi láyé bákanú ọmọ mi in tí ìfilè gbà kí á lè tó fẹ́ ọmọ ọ̀ta ọlọ́run òun lẹ́ntí wọ́n fẹ́ kọ́ wá bọ́mà mi sí orogún ọmọ nẹ́bí ọlọ́lọ́mà ti tèmi àbújálì tó bí ìyá ọ̀tàlọ́bọ́lọ́ àtànẹ́bí rẹ̀ sí tí ìpapòdá wọ́n ní ṣe bá nẹ́bí náà ní ọ́sọ́ ayàkalẹ̀ fún wípé wà látẹ̀ àti ìjọta ó fi pàdé ọlọ́run ọmọ ti gbà sílámù ẹgbọ́lọ̀ náà lọ sọ́fánà bí ìfẹ́ nìkò olùdánikẹrẹrù ẹ̀ṣẹ̀ ti ẹ̀ tí bàbá náà ewó tún lè tọ́kẹ ti ọmọ àtàwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwa fẹ́ kí àwọn ìrújú káfílìmọ̀ sí ànábì sallallahu alaihi wasallam wallahi òjíṣẹ́ ọlọ́ni tòótọ́ awalan àwọn mímọ̀ wọ́n ní ká lọ mú lọ́wọ́ إن الحكمة كل الحكمة فيما فعله الرسول أو قاله إن تيانبي بي سجاد لنه tàbọ̀bá se ń sẹ́ kò sí tí ó kù dáa tó mú ọgbọ́n mọ́ láyé kò sí tí ó bà láàkẹ́ èyí mọ̀tọ́mọ́ láyé kò sí nǹkan tí yóò jẹ́ òdodo àti déédé tó mọ́ láyé kọ́dọ̀ àwọn mímọ̀ ní alìmọ̀ zálika mọ̀ ní alìmọ̀ wọ̀jẹ́ ilẹ̀ zálika mọ̀ jẹ́ ilẹ̀ ẹni ọba máa àánú ọlọ́run ló lè bá ọlọ́run fìdí ọmọ alìbísìlè máa ṣùgbọ́n kéyìn kan máa máa ọ̀sọ̀ wípé nǹkan yẹn ọ̀dá àwọn tí a mọ̀ bí wọ́n kọ́rọ̀ mọ́ra yẹ́ sàlàyé fún tàbí wọ́n dáyẹ̀ kamọ́tù gbọ́yé mùsùlùmí yẹ̀stẹ́sìlìmù lìlá tọ́rọ àgbọ̀rọ̀ kúrígó àwọn onímọ̀ wá ní tàbá ogun àwọn àlàmárì in tó so má pọ̀ ọ̀pọ̀ jẹmáà kakọ́kọ́ dálẹ̀ káwà tún sàpadà náà fíkúmù tààdúdì kí ni Islam káfẹ́ ní jùyàwó kan lọ nínú ẹ̀sìn kí ni ìdájọ́ rẹ̀ ṣe dandan àbímọ̀ bá àkọ́kọ́ kèèsì dandan mubahun bó ti ẹ̀jẹ̀ pé ń pìlẹ̀ mọ́sálà kánújú àwọ́ kan lọ ṣe dandan ni àbíkẹ̀ ṣe dandan ó tún yàtọ̀ sí kánújú àwọ́ kan lọ òun lọ ní àbíkálẹ̀ yọkan yàtọ̀ ó la máa sọ́nà fíkíù lọ́dọ̀ ti Yorùbá nítorí wípé àwọn àfáẹ́sìn tàà ní wọ́n pọ̀ ṣùgbọ́n lóhun fàwọn mẹ́rin kan lórí yọsókè alimamu Abu Hanifa alimamu Malikun alimamu Ashafi'i al'imam Ahmad rahimahumullahu jami'a amurẹ̀rin kọlọ̀bánikẹwọn ẹni ó dàgbà jù láàrin gbogbo wọn Abu Hanifa ni ẹni ó dàgbà tẹ̀lé alimamu Malik àwọn bàbà méjèèjì àwọn lọ bí pé béèyàn bá fẹ́ gbogbo sí ayé rọrùn tí ó wà wàhálà fúnra rẹ̀ tó sì ní sáyé ilẹ̀ ẹ̀kan wàlmọ́mù ahmed àmẹ́jẹ́jì náà ẹni wọ́n tó papọ̀ wípé tẹ́yàn bá ń fẹ́ ìsinmi fún rẹ̀ tí ó fẹ́ wà láà tí ó fẹ́ gbé rẹ̀ lẹ́nu gbóná tọ́fẹ́kẹ́sì ìwọ́ píọ̀ ó níyàwó kan o kí ló fi ájọ́ méjì àwọn àgbà méjèèjì wọ́n lọ kí wá ní tó fàá tí àwọn àfáà ti sọ báwọn àhá nínú Suratul Nisa Allah subhanahu wa ta'ala ń sọ wípé ọmọ òrukàn ẹ gbọ́dọ̀ bò wọn sí o nítorí pé rí ayò wọn bá ń tẹ̀lé ọkà àti báyìí ọ̀pọ̀lọpọ̀ wa kò sí ń ju pé kò sí àánú lẹ́mí wa sọ́mọ̀ orúkà. Injú ọ̀bọ̀dá wá ti kú láti ti ara rẹ̀, wọ́n tún lé yàwó bóde, àti àmà ìdà, àmà ṣẹ́tọ̀ láàkù ní kú fúyàwó, yọ́ láti ẹ̀sẹ̀ ìdà yóò sì kẹta, wọ́n ti gbọ́n bóde dànù lóògbùn bí ó gaba jẹ gàbánu àwọn ọmọ ìṣò ní fẹ́ rí wọn bẹ́ẹ̀ sì ni annabi sallallahu alaihi wasallama ni Allah subhanahu wa ta'ala ìkẹrẹ àtànú rẹ̀ yọ́ ma fi bá lè kan lò ilé ìwò tọ́bù bá ń gbé bẹ̀ ọmọ orúkẹta wá ń ọlọ́run wọn sọ fánú sọ́tún nìsá wà ní khiftum allá tuksitu filiyatama ọmọ orúkọ ti bá ń bẹ ní kí àpáyín ká mọ̀ sọ́wọ́ ọmọ orúkọ méjì náà lá ní alọ́mọ orúkọ ọkùnrin alọ́mọ orúkọ obè ọmọ orúkọ bá ti di ọkùnrin in tí ń sọ àmẹ́jẹ́ ìjìdọmọ nǹkan náà ni ó ní kí bàbá wọn jáde láyé tí wò sí bàlágà a máa wù báhùn bàbá wọn jáde láyé tó bá jẹ́ ìyàwó ìsọmọ òrukàn ibẹ̀ náà láti máa ma iṣẹ́ tí ń ran obìnrin àti tí wọ́n ran obìnrin a jẹ́ àmù wọn ò gbé bọ obìnrin lọ́rùn èyí tí ń gbé ní alọ́rùn gan wọn lè sétán torí ájì àmùsì ọkùnrin ní máa wà lọ tọ́mọ bá wá kú àtẹ́tọ́ títí tí ìyàwó bá wá kú wà kí lọ sọ mẹ́dọ́mọ́ òrukàn torí wípé ma ń ṣí ìtọ́lọ́ ma fún lásìkò kò yẹ a ní ó dókòó sí òòjí máa ní lọ́dọ̀ tàwí èèyàn àwàmbọ̀ nígbò wọ́n wà jáde kú òmú ìjọmọ̀ orúkà tí ọkùnrin bá ti bàlágà o náà ti kó sínú wàhálà yìí wọ́n ni ẹbọ́kùn ìjọmọ̀ orúkà kó lọ́rùn rẹ̀ ìsọ́mọ̀ òrukàn wà ṣùgbọ́n ọmọbìnrin ọmọ sí ni wọ́n ti bàlágà láti 15 ọmọ ni orísìírísìí àwọn orúkan títítítí ìjọ́n bá tó ṣe ákídù rẹ̀ fún ẹn tí ọjọ́kọ rẹ̀ tí a wá fàlọ́kọ lọ ló tó kú lọmọ orúkan ìbá àjọmọ 35 years ìbá àjọmọ 40 years ilé ilé ìjẹ́ a máa mọ̀ yàtọ̀ láàrin obìnrin àtọkùnrin tábà fẹ́ dàrú èyí náà sì júwe báwọn obìnrin ṣe jẹ́ fún àfitún ọ̀bà fẹ́ gbà ẹ̀ẹ̀sìnú ẹni tí a ní kọ máa darí ohun

ẹmọ̀ ọkà mi tí a máa jáwa lọ́rẹ́ ìgbàkà tí wọ́n tù tí a mẹ́lé tí a bá ń lòdé kí ni iye mọ́bà dúgbọ́dọ̀ lọ́wọ́ èyí náà tó tí ó gbọ́kòjó mọ́bí ẹ̀tọ́ tó sọ èyí bí dúgbọ́dọ̀ lọ́lẹ́rẹ̀ ẹwọ́ gbogbo àwọn àǹtí a máa fi takú mú a máa ra wá ń kò tó bá tó bá ìmùka àwọn aláàrọ̀ máa gbà wọn lẹ́lé ọkọ bọ́ra jẹ̀lí bẹ́ẹ̀ náà ṣe pẹ́sẹ́ntì àǹtí mi ẹ̀kọ̀ tẹ́mi lọ́rùn aláì mú mẹ́ẹ̀dẹ̀ fẹ́ wójú ní because onídàádẹ́ àmì ní ẹmọ́ra bisikítì fún àgbàdà one school oníwà ti rí pé àdíkẹ́ ti fẹ́ máa wọ̀ àìmáyé ọkùnrin ló chẹ́njì pẹ̀lú ojú tí ọ̀nà táwọn àbúrò rẹ̀ fún bá sọ̀rọ̀ tí wọ́n jọkùnrin Suleiman mo fẹ́ rí ọlọ́lá wo ìtì ẹ̀mọ́ ọgbọ́dí mo fẹ́ dá àtìgbọ́ yé ní ẹ̀sìn wọ́n ti ní pé tí ó bèèrè bá ti ní o náà ló ní ara wa pé èèyàn ọ̀gbọ́n

ṣùgbọ́n ni parọ́. Allah subhanahu wa ta'ala wá ń tí ọ̀rọ̀ ìbọ̀ àti ọmọ pọ̀ ọmọ obìnrin onígbà tọ́bá tó sí akídù ṣùgbọ́n ìgbà mí ń bẹ wípé ẹni ẹni tí ó ọmọ orúkàn tí a fẹ́ mọ́wàí ẹni tí èèyàn lè fẹ́ ni ta ló ń tàn ní ti dàgbà báyìí mọ̀mẹ́yàn àbúrò wọn lóbi ọmọ tó bí ilé kọ bàbá ọmọ wá kú tí bàbá ọmọ ń jẹ́ ọkọ àbúrò màmá èèyàn ọmọ tí àbúrò màmá èèyàn sí bí èèyàn lè fẹ́ ní ẹ̀sìn ọlọ́run wọ́n wá fọmọ sọ́dọ̀ èèyàn tí ọmọ àtọ́jú rẹ̀ lọ́mọ òrukàn ṣùgbọ́n bàbá rẹ̀ wá rí wípé ọmọ yìí ìmì mú kúkú ń láti ẹjọ́ yìí kìí ṣe fọ́fẹ́yìn lọ títí náà ṣùgbọ́n tí bàbá rẹ̀ sílẹ̀ yìí tí ń bá jẹ́ ọlọ sí ara àta tí ń bá mọ̀ tí ó bá ti ságìrì tó pọ̀ lọ́gbọ̀ òbúkan níṣì ìmọ̀ fẹ́ fáwọn tẹ́lẹ̀ lọ lọ́ mẹ̀dí tẹ́lẹ̀ omi kèésì ṣe pẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ nífẹ̀ẹ́ ti tòótọ́ ọlọ́ni wa in khiftum alla ìfẹ́ dúkìá tí bàbá rẹ̀ fi ilẹ̀ ni ẹ̀ṣọ́ra dada o ìntọ́lọ̀n sọ́ọ̀bọ̀nù ọlọ́run wa ni fáńkì húmá tọ́bàlà fún mínà nìsá àwọn ìmáàmù Ahmed àti mọ́mù wọ́n ní òun ni tọ́tẹ̀ lọ́rọ̀ wípé bó ṣe mẹ́ta wọ́n ní ajẹ́pẹ́ta àbágbọ́n tọ́lọ̀wọ̀n bá ń sọ ọbọ̀ yìí èébú lọ́rọ̀ fún à eh, eh, Imam Abu Hanifa àti Imam Shafi eh, àti Imam Malik wọ́n ní no no no no no wọ́n ní wà ní kífà látọ̀ sí kó fílì àtàmà fankihu ma tọ́bà lakum minan nisa tẹ́ ẹ bá ọmọ òrukẹ̀ tí ń bẹ ládọ̀ yìí tẹ bá fẹ́ kò sí fẹ̀kan lọ títí kò rí ẹ má nílá àmù ẹlú rọmọ tí ó fà jùlọ tí lẹ rọmọ tí ó tún ọmọ obìnrin tí ó ti bẹ̀rù kò sínú o ẹfẹ́ obìnrin torí èmi ọlọ́run mọ́ wá yọ̀ǹda fún ìpẹ́ tún fi nǹkan mí wọ́n obìnrin torí ọlọ́run nìkan alábòsí ni máa bẹ́ẹ̀ bí èèyàn bá sì torí Ọlọ́run nìkan fẹ́ bí yọ́ lọ́kẹ́ bóbi náà torí Ọlọ́run nìkan fọ́kùn yọ́ lọ́kẹ́ ó ṣe jẹ́ pé ń tẹ́ ẹbá lẹ́ẹ̀ fi sàánú obe o náà ni ọ ma fi pàyín lẹ́kún ìjẹ́ iná ẹ̀dá tó bí náà bá sọ bóbi sàánú ọkùnrin lọ́kùnrin ma palẹ́kún èèyàn máa fóbi torí Ọlọ́run ó tó fáyìn fẹ́ torí Ọlọ́run ó tó sanra fẹ́ torí Ọlọ́run ọ̀gá bọ́ fẹ́ torí Ọlọ́run ó tó pupa ìkẹ́kẹ́ ọba àwọn ọ̀rán ọ̀rán ìsẹ́bà náà náà ni ó rí lájọ fúnlẹ̀ máwọn aràrá tí wọ́n ti bí asociation alẹ́ nígbà àwọn ọ̀rọ̀ kọmọ́ wọ́n kọ̀rọ̀ bó ṣòṣogbo ní ọwọ́wà bó ṣogbo gẹ̀rẹ̀ ọ̀nà àwọn ọ̀rọ̀ kò sí àlá bẹ́ẹ̀ bó bá mo tí máa mọ̀kọ́ ọ̀sẹ̀ tọ́lọ̀rọ̀ òṣè fún wọ́n wá polówó omi fún amásálásí iná bí látọ̀rọ̀ ìmọ̀ mú nǹkan ọlọ́run kí a pẹ̀lú ọmọbìnrin kan ní kọ́dà kò tí ìdú ọmọ yìí tí ìyà sí lọ ó ti akùrántà sọ́yìnmọ̀ Bukhari sọ́yìnmọ̀ Muslim gbogbo àwọn kútù síta wà náàzọ̀rọ̀ ti àkúwálì rìjáàd ọlọ́run kẹgàn púpọ̀ pẹ̀lú ètò ọ̀rọ̀ ẹ̀sìn ìfẹ́ǹkan so àwọn àwọn òpin tọ́lọ́n bá pé kí kíru obìnrin bẹ́ẹ̀ kò wúwọ̀n ṣùgbọ́n ní ni ọmọbìnrin yóò ó sì but tamati ipome wọ́n tún mú síta kanáwà ó ga bí sáìsì máàmù wa kọ́dá alhamdulillah èèyàn pupa ní ọlọ́nsì fún ní ẹwà tó pọ̀ kọ́dá alhamdulillah ilé tí dábì rẹ̀ ti fún tí ń gbé gan ó lé ní 50 million naira ọmọ olówó púpọ̀ ní kọ́dá dúkìá ti ẹgẹgà àti tó nílákàntì ó lé ní 5 billion naira ṣùgbọ́n èèmọ̀ tí mẹ́mẹ́ ni pé ìgbà mí gan mẹ́mọ́ sí ibi bá ń sálùwàlá èyí sí pé bọ́yá ẹ̀sìn sí àwọn ọmọ ìfẹ́ ìntò pọ̀lẹ́sì ìrà ìfà àmà wáyé ebí ebí nǹkan mi ni ń wáyé fún ó kàlùkọ́ wáyé àwàbọ̀ ọ̀rọ̀ tí ń bá bọ̀ ọ̀rọ̀ àwọn kẹgbọ́yé sí pé ó ṣe wá lọ rẹ̀ kọrùn ara rẹ̀ bọ́ná torí dúkì ọmọ òrukàn lọ fẹ́bìnrin tọ́pọ̀ wọ́n ní kéyàn fẹ́bìnrin tọ́pọ̀ àṣírí bẹ́ẹ̀bẹ̀ ìpín ìsinmi yọ fún ìyànà ọ̀sẹ̀ àwọn kẹjìgbọ́ onye wípé èébú lọ́rọ̀ ọ̀bí yí olójúkòrò ní ọ́ oúnjìbìtì ní ọ́ fẹ́kì ìrìnmà tọ́bàlákò mìíràn nìsà bọ́ọ̀ta mọ́nà ni ọmọ ọlọ́mọlá torí pé tí wò wípé ìwọ náà ló di okun wìláyà rẹ̀ lọ́wọ́ ẹ tí àǹkà bá asìlẹ̀ ẹn kálukú wá ń káwọn ẹ̀rí wá lábẹ̀lú lórí ẹ̀ àwa ń bọ̀ kátọ́ ọkọ́ sínú àwọn alámìta fẹ́ yẹ bí ìgangan kálọ ọmọ lọ́wọ́ ìníjú ìyàwó kan lọ mùbáhù ní تفوق المصالح المقصودة منه قال أهل العلم بالمنع ìrọ̀ fẹ́ níbi ọ̀wọ́ kan lọ nígbà mi dáadáa tí ń bẹ ń bẹ tán gbòrò pé a rí àwọn rí trísìsì pé bẹ́ni ìṣẹ́rí àti sẹ̀mí rẹ̀ àbúrú tó jù dáadáa tí ń bẹ́ ń bí kó mi ọ̀pọ̀ lẹ́dẹ̀ èèyàn lọ ó ti wà lára rẹ̀ ẹ̀sìn fara mọ́ kí á dúó ló ń wípé mọ́nìyàwó jẹ ọkàn lọ tọ́ bá sì jẹ́ pẹ́ ń fọ́mà ti a ní táwàrí gbogbo àwọn nǹkan fún Hm. irúgbó Allah subhanahu wa ta'ala ọdá wà lóríṣìíríṣìí oríṣìíríṣìí un o ń kálukú ọba rẹ̀ nù tọ́lọ ń fún ṣe mọ̀ pé ìwìkúwì ní gbólóhùn àkùnlẹ́yàn tó di bẹ́yàn ṣe ń ṣe pé à ń kí jímọ̀ à ń kí gankan bí ẹ bá ní bọ́lọ́ nígbà jẹ́ mọ́mùláyé ọlọ́run jọ jẹ́ mọ́sáàsì makao yóò bà tún jẹ́ yùn faramọ́ madina o tàbí a bá ń kún lẹ́yìn ni ìmáàmù maka ààlè wòrán kó wò mú bẹ̀rún bí ó bá sì ń kún lẹ́yìn ọ̀sẹ́ni kankan tí ó mú kóhùn ọmọ sáàfù ẹgbẹ́ ẹ̀hùn ìntọ́lọ yìnyàn lòǹkalùkú lọ òun jẹ́máà

òtìjọ yé mi àti ọ̀rẹ́ mi àjọ ọmọ ń sọ sọ́sọ́sọ́sọ́ ọkà tó táìmọ̀ kan ni ọlọ́mbà ń bú sí ọ̀rẹ́ lọ́wọ́ òun pọ̀ sí lọ́wọ́ rẹ̀ bẹ́ sí àwọn kejì ó ti gbàgbé tó sọ́ndò ni gbàgbé ní ah, sórí Sharafdin ó ti níyàwó kejì Suleiman ó ti níyàwó kejì Abdulhakim ó ti níyàwó kejì wasasun ó níyàwó kejì ṣé ẹ mọ̀ pé ẹ̀sìn kò fẹ́ fi níyàwó kejì ó ọfẹ́ ti níyàwó kejì kí láwá fẹ́ fi sáìsì ẹ̀ tí è kíyà àwọn tí ẹ máa wakọ̀ gẹ̀bú tí ẹ máa lọ núgbó lẹ́rọ̀gán wọ́n máa pè àwọn igi kan ní one load bí gẹ̀bú bá ti pàn ọgbọ̀rọ̀ pàn kan mí ìmá ooo gẹ̀bú yóò rìn láti inú gbówọ́ ìgboro padà ẹ̀yìn ọlọ́run ti gbagiri láyé gígí ń ṣe déédé irú rẹ̀ mẹ́rin tí wọ́n máa gbé sẹ́yìn gẹ̀dú gẹ̀dú ò tó bẹ́ẹ̀ kò gbé nǹkan mí ma tọ́lọ ń bá fún èèyàn sí nínú ara sábà pé ọmọ rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ àmọ̀tí ẹjọ́ sọ ọlọ́run sí ẹ̀rẹ̀ fún yíyàn ní túlòdù túlòdù àwọn tó máa dọ̀rẹ̀ wọ́n bọ́kọ̀ wọn ní pé à àfi tàbà palókù wọ́n wà dọ̀rẹ̀ kò ní wọ́n mọ́ jòwúlà ní àwọn olóò ṣùgbọ́n wọ́n dọ̀rẹ̀ ní olóyìn sájàjá ọmọ manéjẹ wọ́n sì pọ̀kọ́ wọn wọ́n pè kalẹ̀ gbìyànjú kó tó bẹ́ lóbìnrin àgámá o kó farabalẹ̀ jẹ́ tó ń kó jọ ì kọ̀kàmọ́kù dánù èyí a sì ma ní free load ó lè súnlẹ̀ kẹrin àwọn nke ẹ̀sìn ìlọ́fọ́ tèèmọ́ ìdámí ń bẹ èyí nínú ló tí ó ní gbogbo gẹ́gẹ́gẹ́gẹ́ ṣùgbọ́n ẹ̀dà tọ́lọ ń gba ẹ̀dá kan tí ò lè pín ìfẹ́ ni ò lè pín ìfẹ́ ní tí bá ti rí náà lórí nǹkan mí ò lè ráyè wọ́bẹ̀ ma àti kọ́ máa sọ fún nǹkan mí ti lọ́kàn pẹ́ẹ́sẹ̀ láti ìjọ ìná ni ojú kò wọ́n náà ti fi à ní àti alé mi ìyá súnmọ́lá ta máa jà ṣùsùn ah, súnmọ́ fún yàwó ojojúkọ́ yà lé ọ̀n sọ báhùn ìyàwó náà sí mẹ́mẹ́ ìyá súnmọ́lá ta sáàjà fẹ́ ọmọ fẹ́ ọmọ fẹ́ sí níbi ẹni tó fẹ́ níbi ìyàwó ẹyọ kan lọ ẹ̀sìn fara máa ká má gbà fún àwambọ̀. àwọn àwọn tó ṣẹlẹ̀ yìí lápapọ̀ orí nǹkan mẹ́rin ní dálé lórí kí ni nǹkan àkọ́kọ́ tí a lè bá fẹ́ nìyẹn Mm. ìdáwò ọ̀sẹ̀lẹ̀ ìdáwò lè Fatima kánà fi hádà zawat ìdáwò lè Fatima wa ìdáwò Fatimata ìdáwò lè nàbíyì sallallahu alaihi wasallam aró ní Fatima fine tọ́rọ sí gbogbo àwọn obìnrin méjì à ń fẹ́ obìnrin náà ṣùgbọ́n tọ́rọ bẹ́ẹ̀ ní Fatima aró ní bàbá rẹ̀ tó jẹ́ nàbí nínú ẹ̀sìn wa gbogbo èyàn gbogbo gbìyànjú ẹ̀sẹ̀jú kan oníkẹ́yàn fara ní ànẹ́bì wà ìdáwù kẹbí rọ̀tún mìnálíkà bá erì lára àwọn ẹ̀ṣẹ̀ tí ma jára ń kí èyàn tà pátápátá tí wọ́n èlò bá tí èyàn tí wọ́n èlò láti sánmà fara ní wọ́n ìbòlẹ̀ rí bábàtù minni ìrìbù ni ma yìrìbù a in tó bá lè kúrùn bá yóò kúrùn bá mi wàyùdí ni ma àdá in tó bá lè jẹ́ ìnira fún ìnira ni fún ìmìnà wọ́n ni tó bá wá rí báhùn a jẹ́ pé ìkẹ́ lánàbí ṣe fún alì wọ́n ni lọ́nà wo wọ́n ni nítorí wípé ń ṣẹlẹ̀ tí kí ló sọ alìdí àbútùrọ̀ bàbá ìpẹ̀ ohun àti Fatima náà yẹn fàǹkan pọ̀ ní olé ìjọkan àwọn ìwọ̀ kọwà jẹ́ látara àyà àti ìpínlẹ̀ mì tí máa ń ṣẹlẹ̀ lọ́kọláyà bí pọ̀ tí a ní èfèsì tọ́kà máa sọ ní ọkà kó ònú olé ni lọba kọ̀ yí mọ́sálásí ó ti agbábò sùn lọ ọwá fẹ́yìn lé yàrògiri yẹ̀pẹ́ ti gẹ̀mẹ́lẹ́yìn anábì wá ti wà dílé ó ti gbọ́ mú síndẹ̀lá anábì wá lọ bá mọ́sálásí ó ti fẹ́ máa sọ̀rọ̀ oúnjẹ ọlọ́run wá jí pé wọ́n nábì sọ wá rí ẹ̀pẹ̀lẹ̀ anábì wọ́n bá fọ́ gbé pẹ̀lẹ̀ ya Aba Turor in tó sì di orí bẹ̀ Ali ó di oore fún sábà bí pé in tí ń bẹ̀rẹ̀ fèsì ìyà kún kí ń bá ń bú ọ ẹwọ mú rẹ̀ bákan ànàbí mọ̀ ọ̀ràn ní tí ma ń bọ́ pé à o lè mẹ́sẹ̀ bẹ́ẹ̀ bí ẹ́ṣẹ́ ń se lè yínú ilé ìta ní jùmọ́ a sì ń bọ́m bí tó kìrì àti tó túpọ̀ o tí a nìbí bá wá padà pọ̀ fún Alì tó sì jẹ́ pé tí arábá ẹ̀rù Fatima látara Alì Alì lọ fara ní ànàbí báwọn àwọn èèyàn kan náà tó jẹ́ mi àtẹ̀yìn náà àtàtí ẹjọ́ ń gbáyé jọ́nà lọ yọ́ tàbá náà iṣẹ́ rí gbogbo kìíní náà kìíní ẹ̀ náà ìjọba ànàbí náà bẹ́m̀bẹ̀ gbogbo ẹ̀nà olè jẹ́ parí náà lọ jẹ́ ìbíṣẹ́ mà èyí ṣe pé kò ṣojú èmi o bá fẹ́ ṣe díndí ó tọrọ náà gan àdúgbò náà sáníyàwó kan wà náà bọ̀lú ẹ̀ náà ayé náà mọ̀ gbé káàkiri nígbà pẹ́ sẹ́gbọ́n sẹ̀rọ ní òdè ni ẹ̀dàkùn oore lọ́wọ́ jẹ́ fún alí àbí èso oore sábà pé ẹni afẹ́ bá mẹ́jà pọ̀ yìí out of bandi ń bẹ lára tí ẹ̀ òdè ní ẹlẹ́ẹ̀kẹ́jì hoshiatu li fitina aláfáàkì mátàfì dìní ha ẹ̀rù kí àdánwò ọmọ bá ẹ̀sìn Fátímà ó tún bẹ̀ẹ́nú ọ̀rọ̀ ẹni wọ́n ní bá wo bí mínà táwà náà gbélé ni ti etu ni ti torí pé wà láì yọ́ le, yọ́ tó bókù fúnra sọ wípé wà fi ha tí nǹkan ìbáṣẹlẹ̀ ẹ̀rù bá mi kí wọ́n má ti bẹ̀rẹ̀ sí rẹ̀ jẹ́ lọ́nà in tí ó mọ̀ rí yọ́ kọjá làkáyì rẹ̀ yọ́ ma wá síwàwù sọ́kọ rẹ̀ ẹgbẹ̀rún obe ni ó wà ti bẹ̀gbà ẹ̀kọ́ ọbú mísà ń gbẹ̀rẹ̀ ẹgbẹ́ ní ìpàkìdàwó bí ó àbíbí máa ń ra awọ́pọ̀ olè fọ́kà ó yẹ́yà ọmọ ànẹ́bí náà fi na máa rílẹ̀ orú wà láwọ́ alẹ́lẹ́ òkú àdáṣọ́ gẹ́gẹ́gẹ́ ó nígbà àṣùbà alágbàrá lónìí ó fátíwà ló gbomi gbóná sọ́kọ rẹ̀ láàó kọ́dà bí ọgbọ̀n ìṣẹ́jú àlúbísà dorí kò dorí kò tí ẹ̀mẹ́ tí ó wì gbogbo ẹ̀sà bẹ́sà ń sọ ẹ̀kọ́ ni irú gbòjú ti láwò lélẹ́ ìwà sáàsùn gagagbà tí ó gbogbo gbẹ̀lẹ́gbẹ̀ síkáṣẹ́ alákùnbẹ̀ ni ọ̀rọ̀ lókùnbẹ̀ ọ̀ràn ní òtù wọlé ó di méjì ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní istinkaru an tẹ̀tẹ̀mìà bíntù rasulillah wa bíntù adúwillah wọ́n ní kọ́mọ̀ kó mẹ́rin bẹ́ẹ̀ yẹn ó gbé jáde síta pé ọmọ orí ọlọ́run àtọmọ ọ̀ta ọlọ́run wọn ò gbọ́dọ̀ wà lọ́ọ̀dí ọkùnrin kankan náà ọ̀dẹ̀ yìí ò ní sinmi ọkùnrin gò ní rẹ́sìnsì òfò ó sì wọ́bẹ̀ lọ́nà wo àwọn là ń sọ ní ìsìnkú yẹn

òun ni bayanu eh, ta'zimu haqqi Fatima lati fi lè anábì fẹ́ kí àkúṣẹ́rí Fatima tẹ́ ń o ó yàtọ̀ ní àwọn obìnrin o N'itori pé anábì sọ fún a pé òun ni olórí àwọn obìnrin láti jẹ́nà ọmọ rẹ̀ Fatima a je pe tí wọ́n bá ti pèèyàn ní olórí ẹni tí o tó kan tó lè nkire rẹ̀ ẹ sáyé àwọn lọ́nà tó tí àbúrú òfin ṣe kíní o tí òfin kọ́kọ́ wá ṣẹlẹ̀ àwàmọ̀ àwọn apákan àfà ní in táwọn gbọ́yé ń bẹ̀ ní wípé in tó ṣẹlẹ̀ yìí mẹ́jẹ̀mú wà bẹ̀tẹ̀lẹ̀ mẹ́jẹ̀mú mẹ́jẹ̀mú mọ́ apákan nínú mẹ́jẹ̀mú nǹkan ní bẹ̀m̀bẹ̀ wọ́n ni tí ń bẹ̀m̀bẹ̀ ọ̀rọ̀ tó sàpá máa bẹ̀ ní wípé anẹ́bì tẹ́ ń wọ́n gangan sàrásàrán lára àwọn nǹkan tó lọ ń fún tí o ní pé tí èèyàn fẹ́ kìí se ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ kìí sọ̀rọ̀ mẹ́jẹ̀mú òdè ní bákanáà alámàrí tó bá tẹ̀lẹ̀ bó ṣe ń ṣẹlẹ̀ lọ́yìn ara àwọn nǹkan tí ó yí wọnú rẹ̀ sorry alámàrí annabi sọ ọ̀rọ̀ kan tó jẹ́ àmọ́ wípé lára àwọn táàkà lóbi táà lè tó jẹ́ wọ̀ òun ni ọmọbìnrin annabi àti ẹmbà ti bá bàbá wọn sọ̀tẹ̀ àátà minal muharramat kìlìjámi lára àwọn obìnrin tẹ́yìn ọgbọ́dọ̀ kó àwọn méjèèjì papọ̀ wọ́n ní kílẹ̀ rí wọ́n lẹ́rí àwọn ọmọdé a náà bọ̀ kàtò Fatima

táà bọ́ wá pálásẹ̀ tí ó gbà kí ni solution káwà sí ìrí tí ó rí tí è sí tàbù sí ìyẹn lọ wá fàá tí Imam Bukhari rahimahullah ta'ala wọ́n wá gbé báábù kan wá wọ́n bá wà bá lórí lórí hadithi wọ́n ní báábù dábì báábù dábì fil ghayrati wal insaf lábẹ́ àdíìsàfẹ́ mọ́wàá àlàyé tí ń bẹ́m̀bẹ̀ ni wípé bó ṣe tọ́ fún ọmọ nìyàn láti máa dìfẹ́ndì ọmọ rẹ̀ bìnrin tí ń bẹ lékọ níbi tó lè jẹ́ kí owú kókò síse àti ìbágbá ẹ̀tọ́ rẹ̀ lọ́dọ̀ ọkọ rẹ̀ sí ọkọ bá fẹ́ lo ìjẹ́ ọkùn ilé lórí bàbá lẹ́tọ́ àti ṣe bẹ́ẹ̀ sáàdì nẹ́bí ni bàbáhùn àbòkó gbogbo wa náà sínú bí ọ́ ní minar rahman ibi láti wá bẹ̀rẹ̀ kútúbà níjọ mẹ́jọ awà kílà rẹ̀ kí ni táwà bùkátà kílà bùkátà sí mẹ́jẹ̀ mú mọ́ bẹ tá bá fẹ́ fira wa fúnra wa sí mẹ́jẹ̀ mú bẹ sánà bí náà sí stampu mẹ́jẹ̀ mú irú àwọn mẹ́jẹ̀ mú wo mọ́ fọmọléyàwó ọmọ mi o sí mẹ́jẹ̀ mú sí ló náà mọ́ ọmọ mi kó ń luwa o sí mẹ́jẹ̀ mú ló náà ilé wa lọ́wọ́ àmọ́ ẹgbẹ́ o sí mẹ́jẹ̀ mú ló náà kí ni àwọn mọ̀sọ̀ lórí ẹ̀ kí ni àdíìsì tó pìlẹ̀ rẹ̀ gangan a wà sẹ́sẹ̀ rí wípé gbogbo tó ṣẹlẹ̀ pátá torí èmi àtẹ̀yìn olànàbí ọ̀fẹ́ kí a wọ gau ṣẹ̀ìtàn tààmà ìgbìrí báyìí àwọn ìyàlọ́ sàtàrí ìjọ kan oṣù rẹ̀ kọjọ́ ọkọ́ dákun ọmọ tí gbẹ̀mí ẹnì kọ̀kan wa ní ṣàlá ràmá níjọ́ mẹ́jọ a kí ààrẹ sí ọlọ́run bádá من بمبالك يما ينوع نكوف دوالو بحق لا حول ولا قوة إلا بالله العظيم الحمد لله الحمد لله الذي انفرد بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا أحد من خلقه أحمده وأجلله وأشكر نعمه غيرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيك ونفسي بتقوى الله هذه وصية بارئنا لجميع خلقه بل وصية للعون والآخرين قال الله سبحانه وتسامى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام وهكذا بدر صلى الله عليه وسلم يذب عن ابنته فاطمة في الغيرة والإنصاف لها جاء هذا في الحديث مسور ابن مقرمة رضي الله تعالى عنها وارضاها ولكن حول هذه الحادثة شبهات من بعض الناس لا يفقهون ما فعله رسول صلى الله عليه وسلم وما قاله بقوله إن بني شاب غيرة يريدون أن ينكحوا ابنته مع علي بن أبي طالب فلا آذن ثم لا آذن ثم لا آذن إلى آخر هذا الحديث قالوا بأن رسول الله صلى الله عليه وسلم يدافع عن ابنته عند علي رضي الله عنه وهو قد جمع بين النسوة عديدة فكيف بهذا وكان هذا الرسول يقول بأن التزوج وتعجد لفاطمة يؤذيها وكيف بسائر النسوة كذلك يتأذين ولما جمعوا هذه الشبهات قال للعلم لا بد من كشفها ثم سأل بعضهم هل هذا من خصائص الرسول أو من أو من خصائص فاطمة رضي الله تعالى أنها وأرضاء أمتنا أجاب أهل العلم بقولهم أن الحكمة كل الحكمة فيما فعله الرسول أو فيما قاله الرسول صلى الله عليه وسلم علم ذلك من علمه وجهل ذلك من جهله ولكن إذا فعل صلى الله عليه وسلم لا بد للمسلم أن يستسلم لهذا الأمر فهذا هو الإيمان الحقيقي هذا هو الإيمان التام أمة الإسلام ففيما فعله صلى الله عليه وسلم خير لهذه الأمة وشرف لهذه الأمة كيف لا وقد كان رسول الله صلى الله عليه وسلم إيذاؤه كبيرة من الكبائر كان إيذاء رسول الله صلى الله عليه وسلم كبيرة من الكبائر فإذا تأذت فاطمة بشيء من هذا الأمر لا بد أن يتأذى بذلك رسول الله صلى الله عليه وسلم فإذا كان علي آذى فاطمة بهذا الأمر فقد آذى رسول الله صلى الله عليه وسلم ومن كبير شفقة رسول الله صلى الله عليه وسلم على علي صرح له بالمنع دفاعا عن عرضه ودفاعا عن أن يرتكب ما يؤذي رسول الله صلى الله عليه وسلم فإذا هو حرام بكل حال من الأحوال وبكل وجه من الوجوه بارك الله لي ولكم في القرآن والسنة ونفعل الله وإياكم بما فيه من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أمة الإسلام اتقوا ربكم قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام فلما من صلى وسلم عليا من هذا النكاح دل هذا على شفقته صلوات ربي وسلام عليه ليمنعوا من أن يرتكب ما يؤذي رسول الله صلى الله عليه وسلم فإذا حرام والثاني خشية الفتنة على فاطمة في دينها لذلك قال رسول الله صلى الله عليه وسلم إني أخاف أن تفتن في دينها فإذا فتنت في دينها وراء هذا الأمر فما نصيبها في الخير وهي سيدة نساء العالمين أمتنا ذكر للمشان شان آخر استنكار الجمع بين بنت رسول الله وبنت عدو الله لذلك أقسم رسول الله صلى الله عليه وسلم بقوله والله لا تجتمع بنت رسول الله وبنت عدو الله عند رجل واحد أبدا عند رجل أبدا في مكان مكانا واحدا أبدا مع تعدد هذه الروايات ومما ذكره للعلم قالوا فعل صلى الله عليه وسلم هذا تعظيما بحق فاطمة وبيانا لمنزلتها ومكانتها في هذا الدين وكيف لا وقد أسند رسول الله صلى الله عليه وسلم شيئا إلى نفسه بقوله فهي بضعة مني أي مضغة مني وقطعة مني مني خلقت ومني أخرجت يريبني ما أرابها ويؤذيني ما آذاها صلوات ربي وسلم عليه وما بقي من هذه الشبهات إن شاء الله تعالى نكشفها ونعرج عليها في الخطبة القادمة إن كان في العمر بقية نسأل الله الرحمن أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنا اللهم ربنا أعز لسوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين اللهم ربنا عز لسوء المسلمين ودمر عداك داء الدين اللهم ربنا دمر عداك داء الدين اللهم ربنا دمر عداك داء الدين اللهم ربنا انصر المجاهدين في سبيلك حق في سيل الأوطان وانتقم ببرك المستضعفين من المؤمنين والمؤمنات اللهم ربنا وفقنا لما تحبه وترضاه ولا تحرمنا خير ما عندك بشر ما عندنا يا أرحم الراحمين اللهم ربنا بيض وجوهنا يوم تبيض وجوه أوليائك ولا تسود وجوهنا يوم تسود وجوه يا أرحم الراحمين ويا أجر الأجورين أمتنا واعلموا أن ربنا سبحانه وتعالى أمرنا بأمر بدأ فيه بنفسه وثنى الملكة وثلث بنا قال الله سبحانه وتسامى إن الله ملائكة يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقرد صحية الثابتة من نسي الصلاة علي خطي طريق الجنة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا